إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بتي أبالا يدلو غير تنسي ونني حديث نبو محمد صلى الله عليه وسلم tó ti ní ìjìtẹ́nibù sábà al-mubiqat ẹ ṣọ́ra fún àwọn ẹ̀ṣẹ̀ méje lè tó máa ń ba ayé yẹn jẹ́ èyí tí wọ́n fi ṣe ìgbẹ̀yìn rẹ̀ wọ́n náà ni wa qadhfa al-muhsanat al-ghafilat al-mu'minat kí a máa lẹ́kó zina ma àwọn ilẹ̀kùn zinamaya ìdájọ́ tó wà fún nínú ẹ̀sìn Islam ìdájọ́ tó lè ní ìdí ni wípé yí ọrọ́ ni tó bá jẹ́ kí bóyá ilẹ̀kùn zinamaya tó kàn jẹ́ mùsùlùmí múmìní ó jẹ́ ẹ̀ṣẹ̀ tó ní agbára báwo la ṣùgbá ṣe sí ẹni tí ń lẹ́kùn zina anha dì ní elé ní Iran yarmuna ummana alaihissalam bizina wa yakdhifunaha dìnyẹlẹ́ ni wọ́n lè ọkọ̀ zina mayawa Aisha radiyallahu anha ní Iran wọ́n lè ń pè wọ́n lóní zina alágbèrè oníṣekúsí odidi ìyáwá ni yẹ́wò wọ́n ma ń ṣépè lé àwọn sahaba ridwanullahi alaihim tó ti bẹ́ẹ̀ ó rí àwọn ikhwani àwọn ẹlẹ́gbẹ́ tí wọ́n ma ní Iran wọ́n sì ma bú Saudi Saudi ẹ̀yìn Iran ìlú ẹbọ ìlú òsà ẹ̀yìn wọn ẹ̀yìn wọn ẹ̀dẹ̀ ń bẹnu àtẹ́lù Saudi dáúlátù tawhid wa sunnati wa salafiyya wa inda Allah tajtami'u al-khisam so uh, uh, sheikh al'allama rabi bin hadi al-marhali wani bal ja'ala man yartakiba hadha al-ifka mal'unan fi dunya wal akhirah kódà ẹni tí bá ń según ka báyìí labaja ahir labaja zani labaja kaza kò wá produce ẹlẹ́rìí méje Ọlọ́run bá ṣe pèlé wọn láyé yàtí ní yamal kiyama Ọlọ́run Kùránì pé innal ladhina yarmuna al-muhsanati al lóòrìnà fi dúníyà wà láàrẹ̀rọ̀ àwọn tí wọ́n lẹ́kọ̀ọ́ zìnà máa wọn ẹni rí tí wọ́n ṣe kankan ẹ̀sì ló ń zìnà ni wọ́n rà nù ní wọ́n ẹ̀ kààmà lẹ́m bójú ìmí inú wọn sekúse ti dẹ́wò lábẹ́ bójú kọfù ló ń kó sí wọn ó wà nú àwọn tọ́lọ ń ṣépè lẹ́nu Qur'an èyàn ló ń kó ọka mọ́ báyìí òun ní sílọ́wọ́ wọ́n bí ó dákó pé ló ní zìnà bó bá ilé ríyàn mẹ́ta ní ìtẹ́jọ rí ìwọ rí òun náà rí ẹ padà pé mẹ́rin tẹ́ wá rí àhá àwa ló ń zìnà ni àwọn tó wájó lórí ìlú wọ́n wá sí ìdájọ́ lé lórí kí ni ìdájọ́ ẹ̀ tó bá jẹ́ pẹ́ni tí ó tí ò tí lọ́kọ àbọ́kùnrin tí ò tí níyàwó ni wọ́n kàn sí wọ́n la 100 àmẹ́rẹ̀ tó bá ti lé tí kan ní wọ́n bá ti lè márì rí kò bá jẹ́ kó ti divorce lọ́wọ́ nígbàtí ń ṣe zì náà wà láìwọ́n pa ní ilé lòfin àṣì Islam kò sí kìní kankan bẹ̀ ó tù àtú barbaric ìwọ́ ló mọ́ kúfùrù tó ń gbé ọ̀rá kiri ìgbàpẹ́sìn ọlọ́wọ́ ọba àbídájọ́ ọlọ́wọ́ ọba ó tù àtú backward ayé jọ́unù kèfèrí ni wà láìsẹ́ kèfèrí sọ́lọ́ ọba ni ìjọ tó bá ti wíkinú náà lò tí kí ń ṣe mùsùlùmí mọ́ wo ẹ̀sìn ọlọ́wọ́ bá ó ti wà backward ó wà barbaric kò bá modern day lọ́mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú tẹ́lómi tí ma fi ń sọ̀rọ̀ yíò arò bóyá intellectual lo ẹmọ̀ ìfẹ́ ẹsẹ́ òbí pé ná àmọ̀ you know you know you know as an intellectual you know kúfù tẹ́lómi ti fi intellectual gbá ọnú ara rẹ̀ ń ṣe kékeré so kò tọ́ bẹ́ẹ̀ ẹlòmí lè wá ní pé tí fídíò bá wá mú ẹ̀yẹ́ ó mú pé ń ṣe zìnà àwọn afọ̀káàkiri ayé sáàsì lè pè ní elónìzìnà ò lè pè lónìzìnà kódà kí fídíò mú jù bẹ́ẹ̀ lọ oró yẹ́tù láàáyìn olówà mọ̀ àtàbàgì níbi ọ̀rọ̀ yíò ibi tí sẹ̀rí aṣọ mọ́nù èyàn tó gbé fídíò jáde ọlọ́lẹ́sẹ̀ gbogbo bá ti ń wò tó expose ẹniyẹn tó bá madúrẹ́sẹ̀ tó ti wà nínú àpò ní kèsìkèkèrè because ẹniyẹn tó ń corrupt ayé ni kí la fẹ́ fi ṣe nígbàtẹ́nìkan ṣe zìnánú kí ni ìwọ wá gbé fídíò rẹ̀ fáwà kí la fẹ́ fi ṣe nítorí ọlọ́rọ̀ kí ni ká fi ṣe o fẹ́ tún corrupt ọpọlọ tí wá sí àbí o fẹ́ corrupt ti ọkàn tí wá so yẹn tí o mọ̀ pé zinaba ìlú ṣe rí tẹ́lẹ̀ òun ló wo fídíò òun ló bẹ̀rẹ̀ sí ní ma wá bí ṣe ló ṣe zìnà yìí ibi táwọn èèyàn gọ̀dé nílùú tàwáyé ni pé wọ́n kò bí akẹ́yàn èyí ó spread aburú láti lè jọ yàwó yẹn pa burú ni o ṣebí gbogbo fíìmù tán ṣe fún yín ṣebí tọ́lá fi ń ṣe nù wọ́n kọ́ àwọn ọmọ wa bá ṣe ń jalè wọ́n sì láwọn lé wọn kó bí olè mélòó mélòó èèyàn tó ṣe pé olè tí ń jalè ní inú fíìmù ló ti kọ́ tactics yẹn ẹni àwọn kan amrọba àwọn ilé àti amrọba àwọn ilé àti ọlọ́pàá wọ́n a mọ́ sí òkè òkè ìbẹ̀lẹ́tìmọ̀ pé òkè wọ́n mọ́ tẹbá fẹ́ operate báyìí lẹ́sẹsẹ báyìí lẹ́sẹsẹ báyìí lẹ́sẹsẹ ẹwà lè ń ṣe láti stọ́pù àwọn èèyàn kò níbi máa jalè ẹ̀dẹ̀ ń tírẹ̀nà àwọn olè at the end of the day má pàrọ nígbà tó mọ́ fi wo fíìmù Yorùbá olè àtọ́lọ́pàá ta ló mọ́ láìkì jù ní ọlọ́pàá tó lè ó lè lámọ́ sọ̀pọ̀tì ó ti ní bá ṣe paint àwọn olè bá ṣe picture wọn bí pé ah, tí wọ́n ó dúró dáadáa àwọn ọlọ́pàá asọ́wàá rí bẹ́ẹ̀bẹ̀ẹ́ ẹ̀rùmí agbádá ní uniform ó wà rí rédèrèdè wà mú kìkà mọ̀ sí bá mọ̀ sí bá mọ̀ kọ́kọ́ ṣe ìskọ́tọ̀ ọlọ́pàá dánù náà wà ṣe rọ́fù ló wà mú àwọn wà dúró dáadáa wọ́n gbé correct ìbọn mọ́tò tó correct àwọn ọlọ́pàá ó ní pé ah afẹ́rẹ́ pọ́ sọ́kọ̀ àríwá ah. ẹ̀dẹ̀ ń píkṣọ̀ olè gẹ́gẹ́ bí nǹkan gidi fún wa ẹ̀dẹ̀ ń píkṣọ̀ àwọn nǹkan mí ẹ̀bí àgbà àyẹ̀wà di olè pọ́nbélé ló fi jẹ́ pé islam islam jókó lórí asátúrú ìprotect ìcovering lókùnbà tó bá gbé ẹsẹ̀ rẹ síta àwọ oníbọ̀ gbé síta gbọ́nta ma ń sọ̀rọ̀ wọn ilé ó sì gbá ilé kò sí dá tàkí bí ẹnu kọ̀rọ̀ ló ti ṣe ní kọ́lá because ìgbé síta yẹn gan ìtúnjẹ́ káwọn èèyàn rí ẹsẹ̀ yẹn nìna gbọ́n already ah ẹsẹ̀ ti fáká àwọn ó fi ọkọ̀ dùtẹ̀lé tọ́rọ dùn ó ma lé ẹsẹ̀ ń káàkiri àtàbúrí ẹ̀ àmìyànṣe kí ní kanú kọ́nà ẹ̀ ń gbé síta ọkùnrin àtòbìnrin bára wọ́n sẹ̀sẹ̀kú sí inú fíìmù ẹlẹ́rin kọ́wọ̀n èèyàn kan mọ́ sí zinama gbalẹ̀ wa Ọlọ́run bá ń sọ nígbàtà ń sọ̀rọ̀ nípa àwọn tó ma ń gbé irọ́ káàkiri láì níṣẹ́ ìwádìí Ọlọ́run ní pé idh talaqawnahu bi alsinatikum wa taquluna bi afwahikum ma laysa lakum bihi ilmun wa tahsabunahu hayyinan wa huwa inda Allahi azim ولولا إذ سمعتموه قلتم ما يكون لنا أن نتكلم بهذا سبحانك هذا بهتان عظيم يعظكم الله أن تعودوا لمثله أبدا إن كنتم مؤمنين ọlọ́n sọ ní kòrán ni pé nígbàtẹ́ ń sọ pẹ̀lú ẹnu yín tẹ́ ń fẹnu yín gbé àwọn irọ́ yẹ káàkiri a nígbàtẹ́ ń gbé irọ́ káàkiri tẹwàá ń rò bí i ń ṣe yìí in tó easy ni àà ah, ah, kìní kan ni wọ́n àà ah, ó mọ́ ń dùn táwọn yẹn bá ń gbé irọ́ in tí ò ṣẹlẹ̀ fíríà bohtan àdápa irọ́ in mọ́ ń dùn lẹ́nu àwọn èèyàn ayíwọ̀ tí gbọ́ ni àwọn gáìsì àà oníkálùkò ma fa àà yóò mọ́ dùn yóò mọ́ yọ lórí ahán ọlọ́run ni wọ̀ta bí àwọn èèyàn kan ẹgbẹ́ oyi wa huwa inda Allahi azim ó wu ọlọ́dọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala Umar bin al-Khattab radiyallahu anhu wọ́n wo Kaaba báyìí jọkan ara ni kí ni ike wọ́n fi Kaaba wọ́n fi ń wé ìjọmọlúwàbí àwọn èèyàn wọ́n ní kí ni àwọn èèyàn rírdù in tó yíò ṣe kókà dédé wó sùsù kókà ní ó ṣe ọlọ́ni wàláwọ́lá ìsẹ̀mẹ́ẹ̀tù mọ́ọ̀hùn ah, bóò ní bá ṣe dátó nígbàtẹ̀ gbọ́gbọ́rùn tó fi ń tì sáàmù mi ní yọ́gàtà ń pàwọ́ mẹ́yàwó Aisha bá ó ṣe zina kìníkàkìníkan kúntùm ẹwà ń sọ wípé ma yakunu lana kò tọ́ an na takallama bi haza kama sọ́gun kaba a ah, yúrọ ah, kò sí sọ lẹ́nu àà ah, in táàrí ẹ táàrẹ rí fún táàrí àmìdájú fún subhanaka haza buhtanun azim in tó ẹkẹ sọ náà ayúrọ ni yúrọ lẹ́mpa wallahi táwọn èèyàn tàbá jẹ́ni tó wá sincere ni abúrò ni ma spread láwùjọ wa because abúrò tó bá ti dọ́dọ̀ tèmi ọ̀dọ̀ tèmi ní ti pa náà rẹ̀ ọkàn mi Ah, àfáà tí ń lọ ó lè mọ̀ ní bóòlù sí jólè kí ló dí ẹn yes ẹn lóòtọ́ kẹsẹ̀ kó yóò jí nǹkan kaba ẹ̀nà àmà àà ó kẹ̀ dédé ó kàn ó easy àti ní ó lè ní so easy tí máa ní kọ prove ẹ̀ yóò wà di problem àti sọ̀rọ̀ ní ìsẹ́wà easy jù àti prove ẹ̀ lọ ó kẹ̀ dédé jáde ó kẹ̀ dédé wí rédèrédè kan gbóòwù àwọn kan parọ́ lórí Facebook nínú àwọn ọ̀rọ̀ ká tún mú díẹ̀ wá nú àwọn ọ̀rọ̀ táwọn yẹn mọ́ ń pa a ma bàbá ṣe rántí àmọ́ mọ́ wá wọ́n ni a ìkánú wọn bó ṣe drop out kóhùn skúnu obìnrin bó ṣe lọ fẹ́ dry cleaner kanu ó ṣe lọ fẹ́ dry ó ní dry cleaner ló fẹ́ ẹ̀ pàwọn ọmọ níwòye ṣiṣẹ́ ó padà sọ́ lọ fẹ́ dry cleaner bó ṣe fẹ́ dry cleaner ẹ báyìí kíníkà kíníkà bí ó ṣe kàfàrà rẹ̀ dànúnú àà ẹwọ owó ẹwọ yóò bá fi bí ṣe ń sá ẹtas kẹtas kàtàkàkà kiri ni ẹ̀rì pé kí ní ìdẹ̀bà gbọ́ ẹ̀rì pé fíìmù ni ó kílẹ̀ pé fíìmù ni wọ́n ah, fíìmù yá ah, tàbí chai ok ó easy tẹ́bà challenge níbẹ̀ pé wá ibo ni kíní ah ẹgbẹ́ ilé wá ní kíní àgíníká níbo níbo afẹ́ mẹ́ni yẹ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ṣe pé ní ìsinmi ìyó challenge ọ̀nà ọmọdé ìyó challenge pé ibo ló ti ṣẹlẹ̀ yíò àdí pé ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ibẹ̀ ní ti jẹ pé alágbákò ilé ìlú ẹ̀dá níwọ̀ ibẹ̀ ní ti ojú ẹsẹ̀ níjẹ kọmọ yìí pé alágbákò níwọ̀ yìí láyé rẹ̀ kò ní ṣe bẹ́ẹ̀ ah, ìkan wà kápítà ní ṣe gbà tó yá bó ṣe ní pé òun ò síṣẹ́ mọ́nu bó ṣe ìmọ̀ jòkó sí mọ́sílásí ọlọ́run ní mọ̀ fún mi lóúnjẹ wọ́n sọ bí wàláhì ń tán sọ nípa òyìn bí kí ni ó sì fíṣẹ́ ìjọba ilẹ̀ olóhun òṣe mẹ́ olóòlò ní mọ̀ fún àtìyàwó lóúnjẹ jẹ báyìí ẹwọ ìrọ́ tó clear ẹgbọ́n òṣèṣe fi ìrọ́ lu ayé èyàn tó pa irọ́ òun náà pọ̀rọ̀ ló ń pa o ń tó rọ́ mọ̀ wẹ́ni ó mú pa ilé iṣẹ́ báyìí lè ń ṣe ilé iṣẹ́ báyìí lè ń ṣe ilé iṣẹ́ báyìí lè ń ṣe a ilé ẹlòmí lè switch iṣẹ́ olè ní iṣẹ́ ilé mi ṣe ẹdàkùn kí la burú tó wà ń bẹ̀ kí ni a ń ṣiṣẹ́ ilé ìmọ̀ iṣẹ́ ilé mo fẹ́ ṣe tí mo dẹ̀ wà èèyàn ni pé lẹ́fì rí pé ẹwu online gossip tó bá fẹ́ jẹ́ kí nǹkan kó tètè trend online gossip dẹmọ lónà àwọn èèyàn fẹ́ràn gossip bí wèrè ah, ó ti pọ̀ jù kí ló dé kàn sọ pé a leaked video of wo leak kíní kan kan fi leak sí àwọn ó ti máa rí 10,000 kíní kan bẹ́ẹ̀ ah please give us the video please give us the video please ah kìníkan kìníkan do you know that one kìníkan has divorced his wife kìníkan has what later happened to the kìníkan of kìníkan and ah, ah. you ti sáré mọ́ ọkọ̀ sí ibẹ̀ you tàbí ma ń fẹ́nu àmọ́ send the video Sheikh Saalih Uzen. Fawzān <laughs> hafidhahullahu ta'ala o lè mọ̀ rí one like two share ti rí kìníkan wallahi ó dẹ̀ lọ telegram ó dẹ̀ mọ̀kítà àwọn àfáà súnmọ́ ní lecture tán ṣe kí lọ́wọ́ olùmọ̀rá àwọn mẹ́wàá péré ń bẹ̀ yẹn 15 lọ́n láì ibi tẹ́ ti ṣe gossip tẹ́ ti pàírọ́ ti ń pàírọ́ burúkú máwọn èèyàn ah mú ma wá ní ẹ̀ àwọn bí 15 na drop out kò ní tí mo ní ládùgbò wa bí 15 love drop out tí ò ní ìtìmọ̀ kankan wọ́n sì padà sọ́dì nǹkan ní wọ́n wọ́n sọ kí Mark Zuckerberg wọ́n lọ sí kí ni how to drop out school school mẹ́nà ibẹ̀ ọkọ̀ kírísítẹ́nì lè yíò gẹ́sẹ̀ mùsùlùmí o Boko Haram lọ́nà gbọ́lọ̀ jẹ́ sí Boko Haram ó pọ̀ tí ní tí ó in tó sọ wọ́n pọ̀ ẹ fún mẹ́ ẹgbẹ́ milétì kí náà pẹ ọkùnrin yìí Bill Gates eléyìí náà nǹkan tó ní Elon Musk kẹfẹ́ gílà wọn lè wọ́n ṣe mùsùlùmí I dropped out of school kìdẹ̀ kí ń sẹ́sẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn àmọ́ that same thing ẹfẹ́ ma súnmáwọn èèyàn lẹ́sẹ̀ pé òun gangan ni Boko Haram tán kó sí nígbàtọ́lọ́ọ̀bá wà mú wọn ọlọ́ọ̀bá tó in reality kò sẹ́nibẹ̀dì tí ń school is haram àti pé kíyàn study kíyàn wà educated haram ọlọ́ọ̀bá mú wọn wọ́n bọ̀ eléyìí ní láàlì kímọ̀ eléyìí ní lọ kíníkà eléyìí ní masters eléyìí ní kíníkà eléyìí ní kíníkà gẹ́gẹ́ nìkan sí bí fẹ́ ní kíníkà you are all kíníkà nìkan gbàtà ẹ̀bẹ̀ sí ní mọ́ kó certificate wọn jáde di pé ẹ̀ẹ́ so àwọn èèyàn gbọ́n tàà ń sọ yé gbogbo ẹ̀ látòkèdélẹ̀ náà gbọ́yé àmọ́ wọ́n gbọ́yé wọ́n wá ṣe bí ipá pa ogun wọn ọlọ́run ni wa minhum man yastami'u ilayka hatta idha kharaju min indik qalu lilladhina utul ilm madha qala anifa ẹwù tọ́lọ̀bá sọ ẹwù àwọn mùnáfíkì ẹ̀dá wọ́n pọ̀ láyé jaburata lè nìna ọlọ́run ń bẹnu wọn wọ́n jù kó síwájú ànẹ́bì wọ́n gbọ́n tánẹ́bì ń sọ tó bá jáde wọ́n sọ fáwọn pé kí lọkùnrin ń wílẹ̀ kan ànẹ́bì nù wọ́n jù kó bẹ̀ wọ́n gbọ́n wọ́n mọ̀ wọ́n ماذا قال آنفا انظر so kò jọ lójú gbogbo èyàn tó bá tẹ̀ tí study Quran sunna tó bá ń study lójoojúmọ́ kódà kò sí tẹ́nibọ̀ lè jẹ́ tí ó kà máa rẹ́rin pé àà ah, ah, ah, ẹ̀tún ṣe léyìn náà kò lè jọyàn lójú so ọlọ́ni ya'idukumullah ọlọ́run ṣe wá sí fún ọlọ́run bá yín wí o an ta'udu li mithlihi abadan kẹ́ kẹ mọ́ pàrọ́bà mùsùlùmí ẹbà dúkìyàwó Aisha radiyallahu anha in kuntum mu'minin tó bá jẹ́ kí mu'minin ní lódòdó wa yubayyinu Allahu lakumul ayat wallahu alimun hakim ọlọ́ba wọn sàlàyé àwọn àmìrì àwọn àyàtì ẹ̀fún yí ọlọ́ba ọba onímọ̀ ọba òjọ̀gbọ́ni inna alladhina yuhibbuna an tashi alfahishatu fil ladhina amanu ọlọ́ni àwọn ìwà ìdọ̀tí kó ma fán káàkiri nípa àwọn mùmìní ọlọ́wọ́ ni lahum adhabun alimun fi duniya wal akhirah ìyà ilẹ́ta ilẹ́rọ ń bẹ fún wọn láyé yíò àti ní yawmal qiyamah wallahu ya'lamu wa antum la ta'lamun ọlọ́wọ́ ọba ọba tó nímọ̀ ni àmẹ́yìn aláìmọ̀kaní ayayi bí táà fà tó sàlàyé dé wọ́n bá dé bí pé tẹ́nìkan bá sẹ́lọ́wọ́ bá tó bá ilé gbé jáde ní ti ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀ ẹ̀ṣẹ̀ àárín èèyàn tọ́lọ́ọ̀bá ó ṣe zìnà ni ó mú tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó ṣe pé kìí ṣe tó ṣe jáharọ́n ẹ̀yìn ummati mu'afa illa mujahirin ima fẹ́ jọ mujahirun gbá ó káyẹ̀ lóòtẹ̀ ní ìsìn tí ó dá ah ẹlẹ́ tẹ́kẹ̀ àwọn steph sharia lórí ẹni yìí àmọ́ ká fọ́n síta ká bọ́ sórí kíní àà lágbọ́já ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí àbí ká fídíò rẹ̀ níbi títí ń ṣe lọ́wọ́ ká lọ spread ẹ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ tí ẹ̀ kọ́kọ́ ní interest inú kéèsì ni ẹ̀wọ̀n táwọn ẹni bí ẹ̀dá Abu Ayyub al-Hulandi ẹwà lẹ́ ń ṣe fídíò yẹn ní supermarket ipé ń kí sí obìnrin ní pé o ń fọwọ́kọ́bìnrin lọ́rùn indi mobìnrin bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó ṣe pé ẹwọ̀n pé àfáàs lè pẹ̀rẹ̀ rẹ̀fà àfá ó wá bọ́ sí mọ́sálásí ànábì ìwọ̀n wíwìkú àwọn ọ̀rọ̀ dọ̀tí wọ́n bèèrè lọ́wọ́ Sheikh Rabi ẹnìkan bèèrè lọ́wọ́ Sheikh Rabi ó ní Sheikh Rabi ó ní mo ṣe zì náà ni bàbá tó bá wí kanlẹ̀ bó bá ilé túwásì yára tó bá ilé sọ̀rọ̀ yẹn wọ́n takùn lójú ẹsẹ̀ ah, ó sì máa sọ̀rọ̀ àwọn yẹn dìfẹ́ dẹ̀dẹ̀ ní o ha alámọ̀ mi àfi alámọ̀ náà alámọ̀ náà dẹ̀ ní kí n ṣe aláàmà o gbọ́dọ̀ nífẹ́ sí kí nǹkan báyẹn mọ́ spread láwùjọ o gbọ́dọ̀ spread ẹsẹ̀ because aburú tó wà níbi kí yẹn spread ẹ̀ ó ju dáadáa tẹ́rì mẹ́lò kò tí ẹ̀ sí dáadáa kẹ́kẹ́ mẹ́ ẹ̀lẹ́rìlẹ̀ àmọ́ ní pé bọ̀yí náà mọ́ spread pé láwájú oníbídíà ní ìsìnbọ́n ló spread ara rẹ̀ èyàn gbé fídíò sórí Facebook ó ní they expose him ah they expose him àbí he expose himself ṣe bọ́ expose ara rẹ̀ so ní ẹ̀ẹ́ eh, eh, nínú in tí àwọn fi gbọdọ̀ sàlàyé pé lágbájá o báyìí báyìí ni hálù rẹ̀ o lẹ́gbà tó ti gbé fídíò sórí Facebook tán ó ní pé sógbó sí gbé fídíò yẹn ó ń gbèwọ́ gẹ́gẹ́ bí àfà bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀kan ó láfà ní àbí ó wá rí pé àfà náà ní sí in tó tọ́ ni kódà àfà ní sẹ́yì kí ni àfà gẹ ní sẹ́yì ibi táwà ti gbọdọ̀ sáwọ lẹ́nu irọ́ irọ́ alágbàákànlélẹ̀ kì ń sàfà mọ̀ ọ̀daràn lélẹ̀ kì sàfà hey hey kìní kan ẹwọ́ expose àfà yẹn nítorí pé ó lọ church ti mm àkọ́kọ́ òun ló expose ara rẹ̀ kí láfà wọn church eré kí lájá ń bẹ́kùn sí now wà wo millions of muslims tẹ́tí wo fídíò yẹn tẹ́tí sọ pé àà ah, kódà ẹ ti rí báyìí nǹkan nǹkan gẹ́là wá gbogbo ẹlẹ́sìn kò sí ìjà láàrin wa ibi táwà ti gbọdọ̀ kọ́ mi nìyẹn pé o yọrọ o kú fúrù lélẹ̀ ìfẹ́ ohun mọ́ o ibi táwà ti sáadé ti wà nù àwọn bóódá sí ẹ wọ́n láyìn ti pọ̀jù ṣé gbogbo ẹ̀lẹ́gbọ́dọ̀ rẹ̀ fíìtì ni gbogbo èèyàn tó bá ti tó sí refutation yọ́gbà o lè kánsù ọ̀rọ̀dù ọ̀rọ̀dù o ká kòránì ní o rádù rùdùdù tí nínú kòránì látòkèdélẹ̀ rùdùdù kí ni tọ́lọ̀ rí sọ́nà kòránì ìpele yastabina sabilul mujrimin kójú ọ̀nà àwọn mujrimunu á fi hàn ọ̀daràn ní èèyàn gidi ní eléyà alágbàkan ní gbàìgbà wọ́n ni fàhádà alwa'idu shadid wa dhammu shadid ala qadhfil muhsanat wa'id ìléríyà tó ní agbára yìí àti ìbú ẹnu àtẹ́lù tó ní agbára èyàn tọ́lọ̀ bá bú ẹnu àtẹ́lù ni wọ́n yìn láyé wọ́n bèèrè lọ Sheikh Shalal Fawzan èyàn tí ń pé tí ń ṣe kọ́fù mùsùlùmí sáà lè múmọ̀ lọ́dọ̀ rẹ̀ bàbá ní rárá ó sì múmọ̀ lọ́dọ̀ rẹ̀ kọ́dífù làfà láwùjọ afá kọ́díf fásik binasil Qur'an Allahu akbar wani wa dhammu shadid ala kọ́dífù muhsanat wa akhtar minhu kọ́dífù al-abriya'i min al-mu'minin al-mujahidin ad-du'at ila Allah azza wa jal èyí tí wá fi burú jù kò wá ṣe kọ́dù fún wọn because ẹmọ́ tánà mímọ̀ ṣe ni pé ah kìlà lè fi jáfà ìbọ́ o ẹ̀yà ni pé ẹ̀ eh, ìbọ́ ti ṣe zìnà rí alùmímọ̀ fẹ́ fáwọn kìnnì kan mọ́ àwọn dùwà ẹwọ́n tán sọ pa Musa lẹ́pẹ́ ní anábì Musa alayhi salam nígbàtán fẹ́ lọ jíṣẹ́ fún Firaun ẹpọ́ ní fíẹ̀ kan fíẹ̀ yẹn ni wípé ẹ̀mí ẹnìkan ti bọ́gí lọ́dọ̀ wọn tó ti kọjá wọ́n á mọ̀ pínú àwọn àsàlíbù àwọn ọ̀tá Ọlọ́run òun ni pé kọfẹ́ ma lo àwọn nǹkan mí tán mọ̀mọ̀ yẹn mi past kọfẹ́ ma fi dáyàbọ̀ Ni ẹ̀kíni kíni nígbàtí ma fi mú tí sí ìmọ̀ ni ó lè mùgù mẹ́wàá ìwọ̀lọ́wà ń sọ fẹ́yẹ̀ lé ní pé kíníkan ó na fáànà ti gbáǹsì kíní ẹ̀ ọmọ pé lóòtọ́ òyìn lẹ́yìn ṣe màláíkà kò sẹ́nìkan tó jẹ́ màláíkà kò síbò ṣe níláwọn kùjẹ̀kújẹ́ àwọn kùdìẹ̀kùdìẹ̀ tí gbogbo àjọ níhun òun làwọn kan àfẹ́ máa lù àgínsì yẹn síbò làfẹ́ fi ń sọ akàwọn ìlànà pé ìdálam ya'id fi nasi man huwa mudhnibun tàbá ní pé ẹlẹ́sẹ̀ ò gbọdọ̀ sí wà sí má èmi tí mo kọ́kọ́ ní tó yìí asina ba'da muhammadin in tẹ́fẹ́ sí ni pé wọ́n fẹ́ stop wà sí náà nílò lágidi wà sí gidi ẹnìkan sọ fún Hasan ó ní kínìdí ó ní à ah, inni amuru nasi bil ma'ruf fala ati wa amuru nasi bil munkar fa ati ní inni la af'alu ma amuru nasi bi ó ní fa ayyuna yaf'alu ma yakun asan albasi fi lesi pé ó dẹ̀ wọ́n wà lóòbí àwọn sin tí ń sọ Hassan al wọ́n sọ fún jọ́nà lọ́yí pé ṣe ìtọ́nù fẹ́ jí kẹ́ stop kìí ẹ̀yìn ṣeìtọ́n ó fẹ́ jẹ́ yẹ̀wọ́dù ṣeìtọ́n in tí ṣeìtọ́n ń fẹ́ ni pé kẹ́nìbọ̀dì mọ́ sọ̀rọ̀ mọ́ sódà kò ní sí ìmọ̀ láwùjọ jálù àìmọ̀kẹ́ ni ṣeìtọ́n fi ń operate ilmu òun ni ẹ̀sìn Islam fi ń operate ṣeìtọ́n fẹ́ jẹ́ kí ẹni àlàyé irú àwọn àlàyé tàà mọ́ ń ṣe yìí ẹgbẹ́ kò tí sí wọ́n láwùjọ ti pẹ́ ló yẹ káwùjọ dúdé tó dúdé tí wọ́n àwọn àlàyé yẹ̀bá tó ti ń wà àwọn yóò bẹ̀rẹ̀ sí tún mọ́ tají díẹ̀ díẹ̀ àwọn yóò mọ́ jí wọ́n mọ́ jí pé ẹ̀ẹ́ ẹ̀ẹ́ so bó ṣe wà ní ẹ̀sìn wà ní òkè báyìí báyìí báyìí ṣètọ́nù tún mọ́ gbógun pé rárá kò ó gbúdọ̀ stop Abu Darda irú ọ̀rọ̀ wa anha nasa anil munkari atihi wọ́n sọ kí ní kí sí mìí bá bí pẹ̀lú burúkú ni wọ́n o bọ̀ kó lè bá àmà ipẹ́ kèkí ń ṣe excuse fún ọ wípé mi náà ń ṣe lọ́hun kì máa ṣe wá sí kò yé báwọn àbí kò lè jẹ́ excuse pé ah tí mìíràn bá ní kèmínà wóra mìíràn máa láwọn kùdìẹ̀kùdìẹ̀ ẹ̀hẹ́ ìmọ̀ tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ kùdìẹ̀kùdìẹ̀ tèmi nínú ìtọrọ àforíjì ẹ̀ṣẹ̀ náà ni èyí tí mo tún ṣe yìí tó wà bẹ́ẹ̀ nínú because ìbádà ni ìjọsìn ni àníbìjẹ́ ní pé wà ti bẹ̀rẹ̀ sí yí àtàlhásánátá tamhuha iṣẹ́ tí ó dá fi iṣẹ́ dáadáa tẹ̀lé rẹ̀ yóò parẹ́ so mọ́ yẹ kẹ́nìbọ́dí fi yẹ discourage rẹ̀ ẹn ẹn afá síbẹ̀sí wà ẹ mọ́ parọ́ sí ẹnẹ̀fẹ́ lẹ́ẹ̀sẹ̀ lórí àà ẹlẹ́sẹ̀ pọ̀mbélé gbogbo wa láfimọ́ tẹ́numọ́ lójoojúmọ́ ẹlẹ́sẹ̀ lèmi ẹlẹ́sẹ̀ nìwọ àmẹ́lẹ́sẹ̀ náà ni ó mọ́ ṣe wà sí fẹ́lẹ́sẹ̀ kó fẹ́sẹ̀ ẹlẹ́ ẹjí kí gbogbo àjọ fẹ́sẹ̀ ẹlẹ́ so anybody ò tún lè fẹ́ yíò búlé èyàn pé ẹ́ kíníkà èyàn ò kàmí tọ́ so ló jẹ́ kí kò wá tó ẹwọ́n tán àfáwọn sí láwùjọ wa ẹwà rí kàkà tó ẹ káwọn àfá kan sàlàyé fáwọn èyàn láwùjọ wa pé bẹ́ẹ̀ ni kò sí èyàn tí ó pé èyàn náà lè láwọn kùjẹkùjẹ kọ́lọ̀ foríjì gbogbo wa èyàn mọ̀ tún ra yẹn sí àwà mọ̀ tún àwọn èyàn náà sí gbogbo àjọ àmọ̀ tún ra wa sí àjẹ́dọ̀ gidi kí àlàfáwọn se láwùjọ wa àfá mi rí pọ́n ti kó sí zìnà kí ni wá yóò wá neutralize ìsìnà ẹ̀ fún rẹ̀ ẹlùmí ẹmọ́ pé púpọ̀ ní gbàgẹ́ tí ẹ bá ń pariwo lórí àwọn ẹ̀ṣẹ̀ míì èyàn gán kó sí ọgbọ́yé èyàn náà ń ké àkọ́kọ́ lórí ẹ̀mí ara yẹn ẹ̀kẹ́jì lórí àwọn èyàn àwọn míì tí ẹ̀ tún ma ń ranjú mọ́ tí ẹ ma ń pariwo mọ́un èyàn ìtí kó sí èyàn wá fẹ́ kó sí ni so ń tètè mọ́ gbógun ti kàlẹ̀ ní sódà yóò lè fẹ́ mi kà ti kó sí bẹ́ẹ̀rẹ̀ àbẹ́ ẹ̀kọ́ kí ọ̀là fásì láwùjọ wa wọ́n sì neutralize ah èmi ò lé ní ìsẹ́sì náà wọ́n já mi ẹgbù ọ̀rọ̀ burúkú lẹ́nu àfá pé ẹgbẹ́nẹ́kàkìnìkan sórísì náà ti ẹ̀dẹ́ sórí bí se ń sọ náà ni hanyar pàgbé Allahu akbar Allahu akbar la hawla wala quwwata justification lélẹ́yìn náà fún sí náà kí èmọ̀ jẹ́ kẹsẹ̀ fúyẹ́ kó mọ́ ní kí mọ̀ tí ọkó ní bóyá nítorí pé wọ́n náà ti kó sí kódà pé wọ́n náà kó sí ẹgan ló ẹkó wá jẹ́ nǹkan tí ó jẹ́ kó kí wọ́n tún wá lè mọ̀ jù àwa sọ àwa jẹ́ káwọn èèyàn mọ́ rí pẹ̀ tí bá wà fáà gánú ẹ̀ jẹ́tẹ̀lẹ̀ mìtútù gbọ́wà sí wọn kò sí wà sí ìsìnlẹ́tẹ̀lẹ́sẹ́fù tó lè wọ́n lára mọ́ kí ni ẹ̀yẹ́ sáfà ń ṣe ó ti wá káńsù ó ti lọ pàáyà ní kòránì rí pé wala taqrabu zina innahu fahishatun wa sa'a sabila so káńsù rẹ̀ ni so káńsù àwọn sábò olùmọ̀ because dákàtẹ́ nínú ẹni zina wa ẹ̀ṣẹ̀ tó lé ní ọtí mímu ẹ̀ṣẹ̀ tó lé ní pípàyàn ẹ̀ṣẹ̀ tó lé ní irọ́ ẹ̀ṣẹ̀ tó lé ní ẹ jẹ́ ká yí neutralize ẹ̀ṣẹ̀ kọ̀tọ́ ẹ̀ṣẹ̀lẹ̀ sí ọmọ jẹ́ ẹgbìnìkà láà àti ká bẹ̀rù ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala hì wọláì àwọn nǹkan míì tẹ́lùmí tí ma ń fojú kékeré mú tí ma ń hì wallahi inda Allahi azim ó tóbi lọ́dọ̀ ọlọ́ọ̀bá fa èyí tá ma ń rò pé ẹkù lọ́fà hì because so káwọn nǹkan wà tí wọ́n bá sọ ní tí ẹ̀ àwọn yóò affect gbogbo àwùjọ ni yóò affect gan ẹwọjọ́ tàfà ti ń sọ pé kò sí yahoo ọmọ yahoo lè wọ́n náà abu tó bá ma lúrú post tí mo rí lórí facebook ń gbáyìn tán fi ń ṣe tag àwọn guys ẹ̀ tán kọ síbẹ̀ yahoo will not enter fire said sheik kìníkà kí yẹ tún fáwọn yẹ ní mọ́dúrà gbà ó túnbọ́ bá aláàlè wọ́n náà gbogbo wọn bá mú anábà àti lásàlátù báyìí torí èyí tí ń jí ó yí wọn bí ọ̀rẹ́ pé tẹbátà ti ń fóólẹ̀ lásàlátù kíni ó ní àwọ́wá ní pé kíni ṣe tọmọ yàwó bá tàbá sí yàwó ma aná tẹ ó jù sí wa lásàlátù so ti ń ta mọ́n sàlẹ̀ pàwọn àfáà yẹn àníwọ̀n kí ẹ̀ nípa alìkìyàmà yìí ìwọ bá àkúkọ in tó kàwọn ènìyàn yíò ní ká ma fi rọ́ ká ma neutralize agbúrú ká ma kéyìí wọ́n ni wàkọ̀dì yẹ̀zúnnù ahlul àwà al-muharibina lil haqq wa ahlihi anna hadha khasun bi qadhfi al-muhsanat wọ́n ni àwọn onífẹ́ ẹnu àwọn ẹni bí wọ́n rò bóyá àwọn obìnrin nìkan náà sọ muhsanat wa khaba dhanna man yafham hadha al-fahm al-fasid òfò fẹ́ni tó bá ṣe tó bá ń wo wúwo kúrò yìí inna hadha la yashmalu man yuntahaku man yantahiku a'rada al-muslimin wala siyama du'at al-haqq al wọ́n lè náà kó sínú ìwọ́ tó lọ ń tájẹ̀tì àwọn du'at al àwọn tán pèpè sí bí òdodo ó wá fẹ́ bà ìjọmọlúwàbí wọn jẹ́ so that ó ṣe escort wọn ó wá lẹ́kùn zì náà wọn fa inna a'radahum la shadidatul hurma so rí ìjọmọlúwàbí àwọn tó máa ń ṣe dáwà ó ní ìyàláyà agbára ìdí ni wípé àwọn tó ń ṣe dáwà tí wọ́n dẹ̀ ń dìfẹ́ndì òdodo tí wọ́n gbógun والوعيد ممن يكذف المحصنات kódà sórí jọmọlúwàbí àwọn duhat òun tún lè lè jù tàwọn obìnrin lọ sórí tàwọn obìnrin lọ́lọ́bá lérí ìyanu kòránì ó kó sínú àwọn tán dìfẹ́ndì sí ọlọ́bá náà kódà tí wọ́n tún lè lè agọ́rọ́dìn shakhsiyyatin dunyawiyya because sórí tàwọn obìnrin sọ pé torí ayé ló fi ṣe nítorí àwọn duhat nítorí ẹ̀sìn ló fẹ́ drop wọn qala rasulullah sallallahu alaihi wasallam annabi sallallahu alaihi wasallam sọ wípé man khasama fi batilin wa huwa ya'lam ọlọ́ni ẹni tó bá ń ṣe kíni tí bá ń kó sínú inú bàjẹ́ ó sì mọ̀ pé inú bàjẹ́ ni ní ti ń sọ ìsọkúsọ nípa rẹ̀ ń pa irọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wa huwa ya'lam ó sì nímà lam yazal fi sakhatillahi hatta yanzi'a kò ní yẹ̀ kò ní gbò lẹ́ni tí ó ma wà nínú ìbínú Ọlọ́run Ọba títí tí ó fi fílẹ̀ wa man qala fi mu'minin ma laysa fihi ẹni tó bá sọ ń pa mùmìnín tí ó sí lára rẹ̀ hubisa fi radqatil khubal hatta ya'tiya bil makhraji mimma qala yóò wà nínú rẹ̀gẹ̀rẹ̀gẹ̀ nínú wọ́n ni falmukhasim filbatil wa huwa ya'lam kadhdhab ẹni tí ń payọrọ tí ń báyẹ̀ jà ń bá mi jà lórí tó mọ̀ pẹ̀rọ ni kadhdhab ni in tó ní òfin sọlá láwùjọ òfin sọlá òfin gbayì láwùjọ in tó ní òfin gbélẹ́fù ara rẹ̀ ga láwùjọ àwọn mọ̀pọ̀ ní o tún wá ń jà sí anta kàzábùn kàzábùn kàzábùn kàzábùn ashir òpùrọ́ ẹni bí ẹ̀dá ní ọ́ in tó ní o mọ̀pọ̀ ní o mọ̀ ìwọ̀n náà mọ́nà o ní wọ́n ni yukhasim fil batil wa huwa ya'lam mọ̀ kàzábùn tàbí ẹkọ́ dojú bolẹ̀ pẹ̀lú ìtìjú kó wá yẹpẹrẹ ara rẹ̀ fọ́lọ́run ọba kó wá ní ah, wallahi òdodo ti hàn al'an hasal haqq kó wá fílẹ̀ pé ah wallahi ẹni bí ními òpùrọ́ ni mí báyìí ními kó sì túbà lọ sọ́dọ̀ Ọlọ́run ọba ìwé ẹni bẹ́ẹ̀ làwọn èèyàn gidi mọ́ nífẹ̀ẹ́ ah, أما أنت تخاصم بالباطل وتجادل فيه والعياذ بالله وعذاب إلى ذلك من يقول في المؤمن ما ليس فيه يتفقون أن تيم صنبع مؤمنين إن تيو سلاري وذكر جزاءه وهو أنه يحبس في غدرة الخبال وهي صديد أهل النار ẹniyẹn ibi tọ́lọ̀ bá fi sínú náà wọn ni nínú àwọn egbò àwọn ọmọ náà inú náà ló náà wà so pé gbò mọ̀ sànnù náà egbò tó bá ti dé general rí bítọ́ ti ń tọ́jú àwọn ilégbò àwọn egbò tó tík tó bá ma owó oòrùn ti mọ́ jáde ńbẹ̀ káyé nù èèyàn mẹ́rẹ́lẹ́ jẹ́ méjì mẹ́ta náà inú egbò ni wọ́n wà máa gbé nínú náà ni o wa hadha hadithun sahih rawahu abu dawud ahmadul hakim wa raji' as-sahiha lil albani rahimahullah alawa hadith sahih sahiha ni alukin min wa qala rasulullah òjísí aláàbá sallallahu sọ wípé wa inna arba riba istitalatu rajuli fi irdi akhihi rìbá tí fi ní agbára jù o ní pé kí ahányàn gùn nípa ìjọmọlúàbí ọmọ ìyá rẹ̀ ó in tó rọrùn jù fẹ́lómi láti ṣe ìlàlà sí ìjọmọlúàbí àwọn èèyàn ara ni ṣẹ̀bẹ́ẹ̀nà ṣe rọ́dù ṣe rọ́dù ni ìtapó sí aṣọ àlà ọmọ alúàbí mùsùlùmí ṣe rọ́dù ní ẹ kí ní pẹ̀ rọ́dù ó ní 1 plus 1 is 2 àbí 1 plus 1 is 5 or 3 èmú wani rárá 1 plus 1 is 2 a ní àà ah, ẹwà bá ìjọmọlúàbí rẹ̀ jẹ́ àà àà kọ́lọ̀ ọmọ wọ̀nyìí blue ó wá ní red ni ó tún àwọn èèyàn ti wá pọ̀ láti gbà bẹ́ẹ̀ lọ red ìmọ́ ni rárá blue ni kí ni mo ṣe hun ní tẹ́pẹ̀ ọ̀rọ̀ dùn ọ̀rọ̀ dájí tó wà léyìí mo rọ́dà rẹ̀ ni mo dá kí ní padà sí sọ̀wábù ìrọ̀ ìrọ̀ kìkí ń ṣe red blue ni tẹ́pẹ̀ ọ̀rọ̀ dùn olọ́lọ́n bí ma múnú ara kò bí ọ̀rọ̀ dùnú mo wá kó ti pé lámíẹ̀ lídí olómi ò lẹ́dì ó lálé máa sí sàárè múnú ara ó lálé pé ìyáàsì múnú ara a lè pé nítorí bọ́lọ̀ and those guys they will not be doing ọ̀rọ̀ they will not they will not face knowledge ṣe ijọ́ tó ti face knowledge ẹ dákun wallahi tó bá rẹ̀ lómi ó lẹ́nìkan ní àwọn fídíò láìpẹ́ tó sì tó wọ́n láwàdí láìpẹ́ tí fídíò bá mọ̀ṣàlá ìyẹ́ fẹ́ lè mọ̀ lùmbúlálà ó ṣe fídíò kanjọ́ kan èyẹ tí ma ń face knowledge ní o àwọn ará Abẹ́òkúta ni i ma ń face knowledge gan gan kódà kí n face rọ́dù ó ti face knowledge gan wallahi lágbára tó sọ ọmọ ọmọ class 2 lè kéwọ gbọdọ̀ sọ gbogbo rédé rédé àwọn Yorùbá lágbàwá ẹmọ kó mọ sọ Yorùbá kó mọ lágbàwá Yorùbá kó mọ sọ street báwọn náà bí àwọn Yorùbá táwọn kẹ́kẹ́ mọ́ àwọn èbó jẹ́ fún ọlẹ́gbẹ̀m tí ó kó lè bá yọ dáadáa àwọn èbó kílẹ̀gbẹ̀ Islam beat me Islam beat me me I don't dare o I don't dare uncle I don't dare uncle I don't dare ọmọ ọgbọ́ àwọn ìbọn àwọn lágbà wá rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀n tẹ́yìn sọ yìí sì máa ń face knowledge bẹ́ẹ̀nà ibẹ̀ ọkọ̀ ó ti face knowledge knowledge padà wa face rẹ̀ yuhibbul ilma wal ilmu la yuhibbuhu ó nífẹ̀ẹ́ mọ̀ ìmọ̀ wá nífẹ̀ẹ́ rẹ̀ àti wá ní wọ́n fèsì rọ́dù yìí nahnu natahaddakum ẹ mọ́ bọ̀ wá bí ọ̀rọ̀ mọ́ náà because in ta ti fi ní ẹjì rọ́dùn gangan ìmọ̀ ni ẹ̀yin ò sì nímọ̀ rìn àwa ti nímọ̀ dùn yín lọ bẹ́ẹ̀ni a mọ̀ pa rọ́dù oyé wa a sì bàbá tó yẹ ká àti bàbá tó yẹ so gbogbo ilé nǹkan kí náà ń pè شاء الله inshallah nakif هذا الحد إن شاء الله فنسأل الله سبحانه وتعالى أن يوفقنا وإياكم لما يحبه ويرضى وصلى الله وسلم على محمد وعلى آله وأصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته